إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً بالله من الشيطان الرجيم واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعاً يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهرون أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحابه الذين اصطفى أما بعد أقول لكم الحمد لله adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ará alé rẹ̀ àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún wọn àwọn sàábé rẹ̀ àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún wọn àgbogbo àwọn ẹni rẹ̀ àwa náà à ìkẹ́ ìgẹ̀ fún àwa ìkẹ́ ìgẹ̀ ọlọ́run tó kọjẹ́ tàwa náà tafsir al-Qur'an al-Karim tafsir al-Qur'an al-Karim àlàyé ìfọ́síwà al-Qur'an al-Karim ní abẹ́ agbọ́nrin àkọlé gbogbogbò nahwu nahwu bina'i towards building a developed country ọ̀nà wo la lè gbà ní ìjọba ìdàgbàsókè nínú wa lórílẹ̀-èdè wa yìí wà lánàá ó ní àwọn àsùnta tí àwọn onígbò ń pè ní aims and objectives aims and objectives a níbi tá ń lọ kìí wọ́n fẹ́ agbárí fúnra wa alásùnta tó gbé tí a bá padà parí tẹ̀síìrì yìí táàbí lè sùsùn wọn pé tíbi aláàlọ́ la lọ táàyàbàrà torí díẹ̀ àkọ́kọ́ ìdí gbígbà ń lọ o náà ni pé àwọn náà fẹ́ fi ìntà lè fi dásí dásí ìntà lè fi dásí àwọn náà fẹ́ fi dásí fún dàgbàsókè ìlú yìí gẹ́gẹ́ bí ọmọ ìdèrè rere àsùntà àkọ́kọ́ nù lọ́dọ̀ Yorùbá sèré wọ́n ní tọ́mọ ìyá méjì tí wọ́n bá wọlé tí wọ́n bá rẹ́rìn jáde wọ́n ní wọ́n bá ránṣọ́ dúdú ọ̀rọ̀ òsòótọ́ ọ̀rọ̀ fúnra wọn gbẹ̀dẹ́ bá fàájúrò jáde wọ́n kí ni yẹn ṣe yẹ wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ nù yóò bó sì fẹ́ òdodo hmm. ìtànjẹ ni ò bá fẹ́ hmm. ọlọ́ọ̀bá tó sì rán ànábì òdodo lọ́fẹ́ Anábì anábì òdodo ni. Ẹ̀sìn anábì Islam ẹ̀sìn òdodo ni. Ìtọ́lọ̀ fi rán anábì tẹ́rùkwá ni, ìwé òdodo ni. Gbogbo àwọn ọmọlẹ́yìn anábì tí wọ́n bá anábì lò ẹni òdodo ni wọ́n. Àwọn àtàbà wá fẹ́ jẹ́ ọmọ àlè tàbẹ́ jẹ́ ọmọ ọkọ̀ kí láàjẹ́. Ájò olódodo. Yorùbá ní olóòtọ́ kì lẹ́ni. Olóòtọ́ kì lẹ́ni lọ́dọ̀ Yorùbá. Onírọ́ onítàjẹ iná má gbà láàyè ẹ̀sìn jẹ́ òsì fàyè fún yẹn hmm. lórí díẹ̀ lẹ́fẹ́ bára sọ̀rọ̀ gẹ́gẹ́ orílẹ̀-èdè rere hannah Muhammad sallallahu alaihi wasallam hadith kan bẹ Abu Sa'id al hmm. tẹ́ bá rí nǹkan tó kù díẹ̀ káàtó ń kàrán nǹkan tí ó bẹ́ sí mu tí ó bá ọmọlúwàbí mu tẹ́ bá ti lè rí ẹnikẹ́ni ẹ̀rì mọ́ bẹ́yẹ ma òmùmíyà ni lọ́dọ̀ àwọn elédè ẹnikẹ́ni ìbá sọmọdé ìbá sàgbà ìbá sọkùnrin ìbá sọbìnrin ìbá sọlówó ìbá sọtálákà ìbá sọlórí ìbá sọmọlẹ́yìn fẹ́lùgbẹ̀ yìírù bí yẹ́dì tó bọ́ wà nípo ẹni tó lè fọwọ́ yí padà ọbọ̀ yí padà hmm. àgàgà tí wọ́n wà nípo àṣẹ nǹkan báyìí kúkú mẹ́ fẹ́lẹ̀m yóò sẹ́tì tí ó bá lágbára ti fọwọ́ yí padà fábílì sáàrí kó fi àwọn èyí padà ó sọ̀rọ̀ lé lórí fẹ́lẹ̀m yóò sẹ́tì tí ó bá lè fi ahọ́n èyí padà fábíkọ́lùbì kó fi ọkàn rẹ̀ yí padà wà dáàlìkà adé àpùlì ìmá ó ṣùgbọ́n yẹn lọ́lẹ́jù ní ìgbàgbọ́ nínú ẹgbàwá mi ó ní ò sí ìgbàgbọ́ mi ìmọ́lẹ́yìn tó ń túnmọ̀ sí pé ibi tó yẹ ká dúró sí jùlọ nígbàtàrà bá ti sí ní ìsìnkú agbára òní àhá kí a sọ̀rọ̀ ẹgbàtọ́lọ́ bá ń ròyìn àwọn àwọn ọ̀pọ̀ àti àyà àwọn àyà méjèèjì yìí ó ti kọ́ ibú gbogbo lọ́sẹ̀ kárí ولتكن منكم أمة ọlọ́run bá ní kí àká dìde láàrin yín yad'una ila al-khayr kí ní sẹ́ wọn wọ́n mọ̀ pè lọ sí di dáadáa wa ya'muruna bil ma'ruf wọ́n mọ̀ pàṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọ́n mọ̀ kọ ìbàjẹ́ wa ula'ika humul muflihun olóńláwọn ni wọ́n jèrè lẹ́ni rẹ̀ ẹ̀rì wọ́n takùn minkum fíìlì eh, mọ̀dọ́rí tí láàmù wọ̀ lámìlẹ̀ àmù kí yà dìdí láàrin ọmọ àwọn èèyàn kan àṣẹ ọlọ́run bá ní ní àyà wọ́n tẹ̀ kuntum khayra ummatin ukhrijat linnas ọlọ́lẹ́yìn ìjọ ànábìlẹ̀ dáájú afàyíyọ láàrin àwọn èèyàn fún àwọn èèyàn èèyàn níyí ṣùgbẹ́kọ̀ọ́tẹ́ ẹkọ́ jẹ́kẹ́ yàtọ̀ ìmọ̀yín tẹ́ẹ̀mà nípa alùkùránì ó jẹ́ kẹ́ ìyàtọ̀ ìmọ̀yín tẹ́ẹ̀mà nípa súnà ànábì ó jẹ́ kẹ́ ìyàtọ̀ ìmọ̀yín tẹ́ẹ̀mà nípa ọmọlẹ́yìn ànábì jẹ́ bá ànábì lò ó jẹ́ kẹ́ ìyàtọ̀ ta'muruna bil ma'ruf inú ìyàtọ̀ yìí ni pé ojúṣe ni pé ẹ dá dáadáa mà ẹ burú mà ẹ máa jìnà sáburú ẹ tó máa ń lé àwọn ẹ̀kọ́ ń dá burú wa tu'minuna billah ẹ sì jẹ́ kí gbàgbọ́ ní Ọlọ́run bá yín kó dúró ilé ni alamatu khairiyyati hadhihi umma àmì dídá ìjọ inú lúmọ̀rù sọ wípé olóòtọ́ àwọn sàábé lọ́rọ̀ bá sọ̀rọ̀ nípa wọn ó ní gbogbo ẹmbá ti níwà mẹ́tẹ̀ẹ̀ta ìlara náà náà ti wọ́ al-amru bil-ma'ruf wa nahyu anil munkar wal imanu torí díẹ̀ ẹwà rẹ̀ ayà tí wọ́n kí fún alánà àtú ni wọ́n kí fún alé ní tàbẹ́ tú àpéjúwe ni tó jọrú báwa náà sí bára wa lé ní àwọn kan ní nínú àwọn Yahudi náà bá ní Israel lọ bá sọ̀rọ̀ wọn fún wa etí omi ni a máa ń gbé etí omi fi gẹ́ ni wọ́n máa ń gbé ẹja ni wọ́n máa pa apẹja ni wọ́n ní àwọn adáwà lẹ́kọ̀ọ́ àwọn tẹ́ wà létí omi ẹ̀pẹ́ bàdágìrì àpéjúwe nù ẹ̀sẹ̀ mi wọ́n ní tí wọ́n ẹja ni ńlọ́rọ̀ tí wọ́n wọ́n bá bọ́ bẹ̀ láàárọ̀ wọ́n pẹja lọ rẹ̀gẹ̀dẹ̀ ṣùgbọ́n ọlọ́run wá fẹ́ dán wọn wò ọjọ́ sátidé o ẹ̀gbọ́ dẹ̀dẹ̀ má gbé ń bá dẹ lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ lọ́hùn ìlú wa pín sí mẹ́ta ìlú ṣe gẹ́ni ìlú pín sí mẹ́ta lórí òfin ọlọ́run àwọn kan ní àwọn tẹ̀lé òfin ọlọ́run ọba yìí délẹ̀ gbogbo ẹni bá ti fẹ́ yapo òfin ọlọ́run yìí à à lẹ́ tọ́ ìfà ní àpapọ̀ ní àwọn kan ní àtẹ̀lú òfin ọlọ́run gbogbo ẹgbẹ́ bẹ́ yíyapọ̀ òfin ọlọ́run a ma wò ní tọ́ ìfà kan ní àpapọ̀ sí náà àwọn kẹ́lá wọ́n máa rúfin ní àwọn tẹ̀lú ọlọ́run wọ́n di mélòó wọ́n di mẹ́ta hmm. ìtàn tó pé ìtàwọn bàbá bàbá wọn ni pé wá ya sọ yẹn anọ wọ́n rán nàbí ìṣẹ́ wọ́n ìbá yẹn sọ ọlọ́wọ́ fẹ́ tásìrí ẹ̀ was'alhum 'anil qarya bí wọ́n léèrè rẹ̀ ànábí àwọn Yahudi Madina tí a ń sẹnu belebele bí a léèrè kí a sọ fọ́ kan Àlẹ́tí kánàtì hàgbìrán tẹ́lbà hàn. Tó ẹ pé wọ́n ń bẹ ní etí omi, létí odò, létí òkun. Ìfì àdúnà fi sábẹ̀t. Tó ẹ pé wọ́n máa ń kọjá àlà lọ́jọ́ Sátidé, wọ́n rúfin. Ìftà àti ìhìntàlùhùn yau ma sábẹ̀tìhìm ṣùgbọ́n wọ́n máa ṣe làgbàlàgbàlàgbàlàgbà wọ́n á bẹ báyìí tẹ́ bá máa tí wọ́n máa ń sin ẹja ó rí pẹ́jọ́ máa ń ṣe wòrò àtúnṣe báyìí lọ́jọ́ sátidé làwọn ẹja máa ń wá ta ló lẹ́ja ta ló lódò وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ ní ọjọ́ sátidé wọ́n ní lẹ́ja

débi ọmọ ẹ̀dẹ́ ní ìṣeré sọ́nkọ́ ọmọ ẹ̀dẹ́ máa ń lo agbárí wọ́n kú ní wọ́n kí ní kan àtàháyù ọlọ́lọ́ ẹ̀ká lágbárí fọ́lọ́n hmm. wọ́n wà lágbárí fọ́lọ́n tó bá dìrọ̀ lẹ Friday wọ́n lọ dẹ tí máa ń mú ẹja àwọn wọn ni one Saturday ẹja sì rí yóò kù sínú àwọn tó bá di Sunday wọ́n wà kẹjà àdé lọ́jọ́ sátidé o àti kí ni àdẹ́dẹ́ lọ́jọ́ sátidé ẹ̀nà wa ń wò wọn Allahu Akbar wa idh qalat ummatun minhum ọlọ́láwọn kan nínú àwọn ará ìlú ìwásọ́bá yìí pé limata'izuna qawma nígbàtà wọn kan dìde jẹ́ ń ṣe wáàsí bá wọn láti ṣe wáàsí ẹ fi ilẹ̀ ló lè dá mọ́ pé tó mọ́ bàjẹ́ lọ́nu àwọn ọmọ tó lè fọ́jílẹ̀ mọ́ àwọn tó lè fi sẹ́ ìlú bribe alìkásẹ̀ rẹ̀ lẹ̀ a ń sọ̀rọ̀ ní bóyá jẹrin lẹ́gbẹ̀ kan wọ́n lọ ṣèlú Nàìjíríà yìí yóò ṣe máa lọ láíláí ní ẹ̀ owó lábí ń dìbò kò sówó kò síbò ní ritual bribe tí a náà bí sẹ́pẹ̀ fún àtìgbogbo tí jẹ́ ibi dandan ọlọ́run òfò ọlọ́run kọ́ máa bẹ́ gbogbo ẹ tí bá ń gba owó èyí àti ẹni ọba fún ní àtẹ̀mí àfihàn hmm. bẹ́ẹ̀ náà kò rí àwọn kan ní ìdí òṣèlú pínwópínwó ni wọ́n hmm. àwọn pínwópínwó pínwópínwó nídí òṣèlú kódà kò pín dá ọ̀nà lọ́dá hmm. láìpẹ́ èmi kan jọ sọ wọ́n ní owó tí a ń gbé àwọn pín dá Allah ó pín dá ọ̀daràn kò dá ẹni ó fi ẹni àfihàn ọ̀daràn ẹni ọgbà ọ̀daràn ká pé káwà máa sọ wípé báàbá tí ìfowórabò báàbá tí ìtàbò tàbá tí ìrabò ààlè lólórí ìwà burúkú ni kódà bàbá wa dọ́wọ́ inú ọ̀rọ̀ wọn kan wọ́n ní akbaru jara'i hadal asr wọ́n ní ìwà tó jẹ́ ìwà ọ̀daràn jù lásìkò tá a wáyé oní ẹni àríṣwà fil intikhabat ríṣwà fil intikhabat oní ẹni ká máa gbogbo wa tó dìbò ká máa san wa tó dìbò olóṣèlú bẹba kọ owó fún ọkàn ò ní balẹ̀ hmm. wọ́n sì ti ń tàn wọ́n nísìn wọ́n gbówó wọn òdún ní dìbò fún wọn ẹlòmí ìdákùnrin ọ̀dàkù gbáhàn tó ẹgbẹ́ calculation ni wípé ó ti sọ ẹgbẹ́ kan wọ́n lè lò láwọn ti ẹfẹ́lẹ̀ 1,000 ní ẹfẹ́ni 15,000 àwọn agbówó ẹ̀wọ̀n òdìbò fún ọgbàgbé orin bàbá àwọn bàbá àjọ ni dẹ ma ń mọ wà bóòrọ̀ dẹ ma ní mọ wà bóòrọ̀ jù mi ọ̀dọ́ kan mi dẹ ma ní mọ wà mo wà bó rójú mi ò dọ́kàn mi dẹmọ ni mo wà ìní fi ń bá yín lò sí PDP ní ṣe yọ́gbọ́ lọ APC yọ́gbà ti PDP APC ní ṣe yọ́gbà ti PDP yọ́gbà ti APC yọ́gbà ti Labour gbogbo náà gbà lọ́yìn wọ́n ní ìdìbò kó síbẹ̀ Dìbò kó síbẹ̀. Slogan wa nìyẹn. Dìbò kó síbẹ̀. Dìbò kó síbẹ̀. A lè ti bẹ̀rí ìjọba rere. Akọwà dìde, ẹ máa pẹja, kò sí tó jẹ́bẹ̀. Àwọn tí ó wà pẹja, wọn wà kọ wọn tó gbà, ẹ wọ́n lẹ́ẹ̀. الله مهلكهم أو معذبهم عذابا شديدا ẹ má wulẹ̀ sọ̀rọ̀ ọlọ́run bá ń dọ̀ bá yọ yọrọ tàbí kó fi ẹ̀yẹ lẹ́tẹ̀ èrò kò fi jẹ àwọn yẹn wọn àdẹ́sẹ̀ o wọ́n sí gíní wọ́n àdẹ́sẹ̀ ṣùgbọ́n wọn wọn ẹsẹ̀ wọn àyápọ̀ òfin wọn bàjẹ́ mọ́jẹ́ tẹ́wù yọ̀dá ẹ wá gbọ́ èsì qalu ma'ziratan ila rabbikum wọ́n láwọn dáǹsẹ̀ wáàsí àwọn kọ̀kẹ́jì dáǹsẹ̀ wáàsí fún kọ̀kẹ́ta jẹ́ ọ̀gbọ́ràn wọ́n ní wáàsí dáǹsẹ̀ yìí ká lè lẹ́nu ọ̀rọ̀ lọ́ọ̀lọ́ ni ká lè fi ṣàwíjàre wa la'allahum yattaqun bóyá wáàsí wáàsíṣẹ́ wọn àpáyọ̀ ọlọ́run ìdílé dáǹfẹ́sẹ̀ méjì náà tó gbọ́nà bá sọ́nu sọ́tù láàárọ̀ ó láàbí àwọn táa ránṣẹ́ sí ilé àwọn táa ránṣẹ́ àbí wọn léèrè àwọn táa ránṣẹ́ sí àbí wọn léèrè bẹ́ẹ̀ láàbí àwọn táa ránṣẹ́ sí tí wọ́n jíṣẹ́ àbí wọn jíṣẹ́ àwọn tí wọ́n bá jíṣẹ́ wọ́n sọ lọ́dọ̀ pé ajíṣẹ́ o eré táwọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kọ́ máa jáwùjáre ni pèrè ọlọ́run ó sì yé wa máa wí fáwọn aráàlú yìí lẹ́yìn náà bọ́yá àwọn àtibẹ̀ gbọ́ràn gbogbo àtà gbogbo àtà ń sọ̀rọ̀ yìí gbogbo náà kí wọ́n yẹ àbùtùlú àti ìran pé látara ọ̀rọ̀ ọlọ́run òun náà ní a gbọ́ tẹ́bù yàtọ̀ àfà àkàtó máa gbọ́rọ̀ yìí láyé sẹ́nu gbèsè ayé wọ̀ kéré tó yẹ ń sọ àti rí àwọn tí wọ́n ń kọ̀ wọ́n ṣèbàjẹ́ wọ́n ń kọ̀bàjẹ́ àwọn tí ó ṣèbàjẹ́ tí wọ́n kọ̀bàjẹ́ àtàjẹ́ ń kọ̀bàjẹ́ fún ó di mẹ́ta falamma nasu ma dhukiru bi ọ̀rọ̀ nígbà tó yá wọ́n ṣe wáàsí ṣe wáàsí ṣe wáàsí ṣe wáàsí gbogbo ń dá fi rán wọn létí gbádà wọ́n kọ́ tí kò sí wọ́n gbàgbé wọ́n sì bí anjẹ́yìn alẹ́fìnà yanhauna anisu. ọlọ́run ní àwọn tí ń kọ̀ bàjẹ́ inú dáa sí wọ́n ni pé nígbà tí ìyà dé ìyà ìparun dé alá àwọn yẹn àwọn tí ń kọ̀ bàjẹ́ àjẹ́ kí ìparun kókó wọn sínú وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ ọlọ́run la pẹ̀lú ìyà tó le látara ìbàjẹ́ wọn tí ó rù àti láti bọ̀tà àwọn mélòó àwọn méjì àgbàtà àwọn olàkọ́kọ́ àwọn tí wọ́n ṣàbò sí àwọn tí wọ́n ń kọ̀ bàjẹ́ kí la ṣe fún wọn àwọn ọlọ́run alà wọn kóònù kí ni kúò níbi ìyà ọlọ́run àwọn tí ó gbọ́ràn kí la ṣe fún wọn ọlọ́run fi ìyà gbá wọn mú náà Fàlẹ́mà àtẹ̀wò àmànúhù àánú. Nígbàtá kọjá ẹ̀là lórí ń tá kọ̀ kí ọmọ dé bẹ́ẹ̀ tí wọ́n àyè dé bẹ́ẹ̀. Qulna lahum. A kàn sọ fún ọ ni. Kunu qiradatan khasi'in. A ní kí wọ́n di ọ̀bọ. Ẹ̀rì, wọ́n di ọ̀bọ lẹ́nu yẹpẹrẹ. Ibi ọ̀tán sínú. Àwọn ikọ̀ kẹta, kí láti bọ̀ta wọn? Ọlọ́run sọ fún wa. Ọlọ́run sọ̀rọ̀. Láhàbọ̀ sẹ́kọ̀tọ̀ Allah anihun ọlọ́run sọ àwọn àbáwà àtọwọ́bọ̀ wọ́n ní hálàkú máa hàlìkì hálàkú máa hàlìkì wọ́n parí pẹ̀lú àjọ parẹ́ tó bá dá àlìkì a máa sànwọ́ lẹ́sàn dáadáa ẹsùn gbọ́bà àpínà kọ́ ìjọsọ̀rọ̀mọ̀kọ̀lá inú aljawab da káfí àdáwàdà wípé àwọn aráàlú kan hùwà bàjẹ́ ẹni ọlọ́run kan wá ń bẹ nínú ìlú yẹn ẹni ọlọ́run tó wá ń bẹ nínú ìlú yẹn wá rè nǹkan sin náà bá rẹ lónìí hùwà bàjẹ́ ń tiẹ̀ àsìkò àwọn àsìkò ọlọ́run wá tó fáwọn ìlú yẹn láti pa wọn ó dé kàmàdé pa wọn wọn wá dèlù wọn wá bẹni ọlọ́run kan ti sin lọ́n bẹ́ẹ̀ wọn apà sọ́dọ̀ ọlọ́run yọ ọlọ́run ìlú tó ní àlọ́ parun ẹni rẹ kan bẹ́ẹ̀ ti sinmi ọlọ́run ni mo mọ̀ hmm. nílé rẹ̀ gan ni kíparun ti bẹ̀rẹ̀ ọ̀dákẹ́ wọ́n ń sinmi olójú rẹ̀ ọ̀pọ̀n tó bá dọ́dọ̀ mi mo lè san lẹ́san máa san lẹ́san dáadáa ní gbélé ní ọjọ́ parẹ́ ni ìjọ ìyà bá dé káàmà bá sínú yọ ọlọ́run láì gbọ́dọ̀ dákẹ́ ẹ gbọ́dọ̀ pariwo eléyìí ó jẹ́ kókó kan kókó ẹlẹ́ẹ̀kejì nínú àsùntá oná ni tààrí wàbà yá ni mọ̀fún dáwòlá òmùkọ̀wé ti ha wàkẹ̀fí ìyá ti kọ̀ má ti ha wàbìná ìhà o náà ni pé inú tẹ̀sírí wa yìí a fẹ́ fi mọ̀ wá kí là ń pè ní dáúlà kí là ń pè ní orílẹ̀-èdè kí sì náà àwọn nǹkan tó gbé orílẹ̀-èdè dúró báwo là á sí gbé orílẹ̀-èdè kalẹ̀ nínú ìlú ẹlẹ́ẹ̀kẹta bayanu farko bayna mafhum dáúlà inda fikr al-garbi wal fikr al-islami ay al-mafhum al-islami wal mafhum al sí yàtọ̀ tí láàrin tábàtọ̀ pé orílẹ̀-èdè lọ́dọ̀ àwọn náà kìí ṣe mùsùlùmí àwọn ará west kí ni concept orílẹ̀-èdè lọ́dọ̀ ti wọn kí ni concept orílẹ̀-èdè lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin ta'rif wa bayan al-wadha'if aw al-a'mal as-siyasiyya al-a'mal al-asasiyya ni bá bẹ́ fi àwọn ìpìlẹ̀ tí ó jẹ́ ọ̀pọ̀ lórí orílẹ̀ kó ṣe nínú ìlú tí ní essential functions. essential functions àwọn tó pé tí tí ìjọba ò bá ti ṣe kò sílù irú ẹ̀ o náà ni kuwat askariya kuwat askariya kí ìjọba ní ètò ààbò ogun nǹkan ogun ẹjọ́ jàmọ́ pẹ́lúkúlọ́dọ̀ lọ́n bí dájú sí ní ìnírè tó bá di ní ọ̀la àtẹ̀síwájú ìjàdé àtẹ̀tọ́ sọ̀rọ̀ àtẹ̀tọ́ gbọ́ dáadáa kí a sọ dáadáa kí a gbọ́ lọ́mọdé aládá náà ká ti àṣeṣe àwọn àsùnta yẹn ó ti di àsùnta ẹlẹ́ẹ̀rin tá à ń ṣàlàyé àtẹ̀tọ́ sọ̀rọ̀ àtẹ̀tọ́ gbọ́ ọ̀dọ̀ kó gbàgbé fún آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر بقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم